إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشور الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته إليتي أبي لما كفراني أتي عليني له أولاني أمترى الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى ليتنكني الواجبات المتحتمات المعرفة أو الواجبات المتحتمات معرفتها على كل مسلم ومسلمة سترى يترى الشيخ محمد بن عبد الوهاب التميمي رحمه الله تعالى شيخ الإسلام ومجدد الدعوة السلفية في النجد so tí wọ́n kọ́ aláàmà bẹ̀rẹ̀ sí ní ma ṣe àlàyé inshallah al-karim pẹ̀lú àlàyé ìkan nínú àwọn àgbàfà tí wọ́n jẹ́ àwọn àfáàsìkò yìí àmọ́ tí wọ́n ti kú kọ́lọ̀kú bá wà fọ̀rún kẹma tí wọ́n pè ní al-Shaykh uh, al-Allama Ahmad bin Yahya ta'ala so ilé ta fi bẹ̀rẹ̀ náà ká tó wọnú tírà náà òun náà aka díẹ̀ fúnra wa nínú tarjama àfáàtí kọtíran tí a pè ní sheikh muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala so àkọ́kọ́ ni pé orúkọ wọn àti nasabu wọn ni orúkọ wọn ni uh, abu abdullah muhammad bin abdul wahhab bin sulaiman bin ali bin muhammad bin ahmad bin rashid at-timimiyu najdiyu rahimahullah wọ́n dẹ̀ bí wọn ni uh, ìlú tán al-Uyayna tó wà ní north Riyadh naam so ibẹ̀ ni bàbá ni wọ́n dàgbà sí wọ́n ni nasha'a Sheikh Muhammad fi usratin ma'rufatin bil ilmi was salahi so bàbá dàgbà sí lema ilé tó ṣe pé wọ́n ma ó gbajúmọ̀ pẹ̀lú pé imam bẹ́ẹ̀bẹ́ àwọn bàbá wọn grandfather wọn àwọn kún wọn àwọn tó jẹ́ àwọn onímímọ̀ ni wọn so bàbá bẹ̀rẹ̀ sí ni ma wáyí makakiri ní ìmá ẹ̀sìn so talakọlẹ̀ ulama al'ula ala walidihi àkọ́kọ́ tán kọ́kọ́ kọ́ ìmọ̀ ọ̀dọ̀ bàbá wọn ti kọ́ bẹ́ẹ̀ni tí ó iṣẹ́ tàwà bàbá àti ìyá tàà gbà lórí àwọn ọmọ tàbí òun ni ká mẹ́kì wọ́n pé a kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn a fún wọn ní ẹ̀kọ́ tó yanjú tó yẹ kóró níbi ẹ̀sìn ọlọ́ọba kájẹ́ kan ma kí ní ìdí so wọ́n dẹ̀ kọ́ lọ́dọ̀ wọn fatafakaha ala al-madhhab al-hanbali so wọ́n kọ́ nípa madhhabu al-hanbali talakahu ala yadihi bi isnadin muttasilin yantahi ila al-imam ahmad so wọ́n gba madhhabu yìí lọ́dọ̀ bàbá wọn pẹ̀lú isnad chain of narration tó ń padà lọ́sọ́dọ̀ imam ahmad fúnra wọn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àfá tí wọ́n ti kíw náà ni al'allama abdullah a alfarobi alhambali gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni muhammad hayat asindi a wọ́n pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so nínú àwọn ìrìn àjò bàbá yìí nínú nǹkan tí bàbá ìwà ṣe ni wípé ìgbà tí bàbá rí wípé àwùjọ yìí nǹkan tí ń bàjẹ́ ń bẹ̀wò nǹkan tí ẹ ti bàjẹ́ ó ti fọ́jú pọ̀ because ní time sheikh muhammad bin abdul wahab ní najdi nígbà náà náà àwọn èèyàn mọ́ jọ́sìn fún nǹkan dẹ́yìn allah gbogbo bá ṣe ń pariwo lé ní sàárè sàárè ó ti pọ̀ láwọn táìmù náà kódà àwọn míì wọ́n ní àwọn igi tàlọmọ́ jọ́sìn fún nígbà náà wọ́n wá kí mínú mọ́ṣálásí náà àmọ́ tó ti ní igi kan tàtò lọ́nbì kan wọ́n bẹ̀ náà tó lọ máa sàwọn kìnnì kan àwọn ah, tí wọ́n lè mọ́ bú yẹpẹ́ bẹ̀ ká máa ní pé la lè ṣe ya dúó ìmọ̀ kò ọlọ́mọ ń lo ìmọ̀ yẹn gan láti fi ṣàánú yà èyàn tó bá dẹ̀ rògbé àà ah, ibi táà ti kéwúdé ìwó kò nídì Ọlọ́run ṣàwákú ti gbọ́ súnnà yìí àti gbọ́ díẹ̀ yìí nínú ẹ̀sìn ọlọ́ọba kò nídì káwà wá mọ̀mọ́ ha in tó súnmọ́jù ni pé èyàn padà sọnù in tó fẹ́ súnmọ́jù ni so èyàn gbọ́dọ̀ máa lékún lójoojúmọ́ níbi ìmọ̀ wá ìmọ̀ so bàbá wá ni máa ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa so bàbá ẹni tàwàjáha Muhammad bin Abdul Wahhab da rahila fi talabil ilmi farahila ila Makkah wal Madina wal Basra a ghayra mabra li talaban lil ilmi bàbá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ní Najd wọ́n lọ sí Makkah gbáná lọ wọ́n lọ kí lọ́dọ̀ àwọn afá wọ́n lọ Madina wọ́n lọ ولم يتمكن من الرحلة إلى الشام أما بقي جوة لو شام مو قال قبل لو شام لأن بنان إلى نجد يدعو الناس إلى توحيد bàbá yẹ́ sẹ̀wà padà sí nájìdù ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni ma ṣàlàyé tàwíìdì fáwọn èèyàn ìpìlẹ̀ ní ẹ́ ìpìlẹ̀ ní ẹ́ bàbá òdé kan wá ní pé ẹ̀yẹ èèyàn ẹ wò ìjọba alákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́kọ́ wọn nípa ìmọ̀ ọlọ́ọ̀bá lọ́kà soso kámọ̀pọ̀ ọlọ́ọ̀bá nìkan ló lè ṣàánú wa níbi gbogbo tí ń bẹ ní tàn bẹ nínú rẹ̀ yìí so wa an kí walam yathbut anna muhammad bin abdul wahab qad tajawaza al-hijaz wal iraq wal ihsa fi talab al-ilm in kò rí lè yí pé bàbá kọjá hijaz ní arabian peninsula láwọn àfáàtà gbádùn ni nam so wọ́n ní pé walaqad kana li adadin min al-ulama as-salafiyyin eh, dawrun fi tashkil wa bina'i fikri sheikh Muhammad bin Abdul Wahhab àwọn àfáà pọ̀ tó ṣe pé àwọn àfáà súnnà tó wà láyé gbà náà lọ tàbí àfáà salafi wọ́n wà náà tó ṣe pé wọ́n ní orípa lórí ìgbọ́nkayẹ àfáà sheikh Muhammad bin Abdul wọ́n bá bíúdì orí rẹ̀ dáadáa ló jẹ́ kó dákí ẹ̀mọ̀ kí lọ́dọ̀ àwọn àfà tán gbádùn ní kódà kó bá jẹ́ kó kó ní rẹ̀ ó àwá síbi tó ṣe kó ti ráfà tó gbádùn tó ti kírun bẹ̀ so nínú wọn ni Sheikh Muhammad bin ah, bin kinagbe nam ha ni pé wà fíkọ̀ Sheikh Muhammad nínú wọn Muhammad al-Majmu'i a Sheikh Muhammad al-Majmu'i nínú wọn wa ba'du ulama'i al-iraq al-akharin nínú wani àwọn afa iraq mi eh wọ́n wa qad hajama sheikh muhammad bin abdul wahhab ma rahahu min al-ma'asi hunaka wa da'a ghadiban wa 'ada ghadiban ìgbà tí bàbá lọ sí iraq bàbá wípé ẹ̀ṣẹ̀ pọ̀ lù ìbínú ni bàbá ẹ̀fẹ́ so nínú àwọn àfáà tí wọ́n wà ní tí bàbá kí lọ́dọ̀ wọn ni asheikh ibn abdul latif nínú àwọn àfá hanabila tàbí ní ahsahu ni so àwọn ẹ̀dẹ̀ ní orípa tó pọ̀ tání lórí sheikh muhammad bin abdul wahab nínú kata tún ní láti mọ̀ nípa àfáyí ni ìmọ̀ àfáyí bàbá yìí wọ́n jẹ́ onímọ̀ gan wọ́n dẹ̀ jẹ́ èyàn tó ṣe pé wọ́n rẹ̀ súnnà lọ́wọ́ kán dẹ̀ ń gbógun ti bídá wọ́n ìkíndákẹ́ wọ́n tún wá jẹ́ khabir àfá tó tán ní tánwà kọ̀bírù gan tán gbẹ́gan mọ̀ tọ́lẹ̀ àní afámọ́nkàtíra afámọ́nkàgán imaman fi tafsir imamu ni wani fi tafsir níbi hadith níbi fiqh níbi usul al-fiqh ilm al-ala gẹ́gẹ́ bí nahwu ni sarfu ni bayanu ni kódà tún àwọn usulu aqaid al-islam gbogbo àwọn usulu ẹ̀sìn yẹn gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn fiqh a gbogbo ẹni wọ́n ma wọ́n tún ní bàbá ò lil mushkilat bàbá wọn bá ṣe máa yẹjú àwọn mushkilat

bàbá dákọ́ níbi tírà yìí àwọn tó níṣe pẹ̀lú ìgbàgbọ́ tó lálàáfíà tí ìgbọ́dọ̀ ní so pàápàá tawhid kí náà pèlẹ̀ bọ́ gẹ́gẹ́ àwọn kí ní ma ń eh, tawhid bí a bí 63 chapters kọ́ níbẹ̀ nínú tírà yìí bàbá ṣàlàyé ọ̀rọ̀ tawhid sí bíbẹ̀ tawhid uluhiyya ẹbà ń bẹ̀ nínú ẹni kìtàbù kashfi shubuhat wa nastati'u an nusammihi am tawhid nínú àwọn tírà tí bàbá yìí kọ ni kashfi shubahat a dẹ̀ lè pè ní ipé ká ní pé bí completion kìtàbù tàwíìdì fún ni so káṣù ṣùgbàhátì ẹ bàbá fi ṣe àlàyé àwọn ìrújú táwọn ẹlẹ́bọ mọ́mú wá lọ́fíjákẹ́ kò sí bí ó ṣe wà láyé ó jẹ́lẹ́bọ ni ó jó ní bídíà ni yóò ní àwọn ìrújú kan tí ó gbáralé kódà àwọn tán ṣe lọ́nà gan gbáralé rújú nínú jẹ́ sharhu arba' nínú ẹni usulul iman nínú ẹni fadlul islam a nínú ẹni masailul jahiliya nínú ẹni mukhtasaru sira nínú ẹni alhadiyun nabawi alhadiyun nabawi nínú ẹni shurutu sala wa arkanuha wa wajibatuha nínú ẹni kitabul kaba'ir nínú ẹni nasihatul muslimin nínú ẹni tafsirul fatiha a ṣe bàbá tún ní tíra takwalobi tafsirul suratul fatiha Allah akbar nínú ẹni tafsirul shahada wọ́n fi ṣàlàyé kí náà pè ní la ilaha illallah nínú ẹ̀ bàbá tún láwọn tíra kẹta kọ tafsiru àwọn apákan nínú àwọn sura Qur'an nínú ẹ̀ ni sittatu mawadi'i mina sira o ṣe tíra bí 17 tàdá kọ báyìí léìta ma ike bàbá kọ ni ẹ so ó yẹ káà náà bí bàbá yìí báyìí wọ́n ti fi àti ọ̀dọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ma fi wáyìí mẹ́ẹ̀sìn wọ́n ti kó láyé ní ìsìn báyìí àmọ́ tán ṣe fún alùmọ̀ ìsìn bẹ̀. in tí ọkọ́ mọ́ jẹ́ plant wa àti target wa náà ni wípé kí lè mínú ṣe fún alùmọ̀ ìgẹ̀gẹ̀gẹ̀gẹ̀ personal life tèmi kí lè mínú fẹ́ kọ́ dẹ́mọ̀ fún alùmọ̀ yìí so ti ń bá kú tán àwọn yóò mọ̀ ṣe rahimahullahu fún mi àtajọ́lọ́ ní táìmù bàbá yìí kò mọ̀ sí tààrẹ ti mẹ́fà àtajọ́lọ́wọ́ kò sí tààrẹ ti mọ́nà wọn ìmọ̀ ni ma ń ṣuyúkùhù nínú àwọn ṣuyúkù sheikh muhammad bin abdullahab o ni wọ́n láwọn afá àtọ́pọ̀ nínú wani a sheikh abdullah bin salim albasiri a shafi'i nínú wani sheikh abdullah bin ibrahim bin saif nínú wani sheikh muhammad hayat bin ibrahim al-sindi nínú wani sheikh ismail bin muhammad al-ajluni al-shami nínú wani a sheikh abdullah bin fayruz al-ihsahi àwọn wọ́la àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó pọ̀ ah, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ṣe kíni wọ́n pọ̀ nínú wọn ni sheikh hussein sheikh abdullah sheikh ali sheikh ibrahim nínú àwọn ọmọ wọn làwílẹ̀ tàdàkọ̀ yìí hussein abdullah ibrahim ah, wọ́n tún wọ́n láwọn ọmọ ọmọ tó kéré lọ́dọ̀ because bàbá pẹ́ láyé wọ́n lò bí 90 kìníkan years láyé wọ́n lò bí 90 something years láyé so nínú wọn ni a sheikh wọn wá ní irú àwọn bí a sheikh abdurrahman bin hassan ṣe yẹ báyà bí nínú àtà kí rọ́dọ̀ wọn òun ni sheikh sa'id bin bin hajji nínú ni sheikh abdulaziz bin hussein nínú ni sheikh muhammad bin ma'amar àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí wọ́n pọ̀ tí ó ń kàwé ṣe kékeré nínú àwọn ìgbà wọn bàbá kú oh ní bí 1206 hijira adẹ̀nuwa àwà ní 1443 báyà bí 1433 náà ni alhamdulillah so wọ́n dẹ̀ kú ní 1206 uh, so alẹ́ minus ẹ̀báyìn ní ìtumọ̀ bá 1791 mú lóṣù Gregorian tàdẹ̀wà ní 2022 báyìí so tí wọ́n ní pẹ́kọ̀ tí jù bí a bí 300 years ago ni bàbá yìí so naam Ibn Ghunnam nínú àwọn tí wọ́n kọ ìtàn nípa Sheikh Muhammad bin Abdul Wahhab ọ̀sán náà ojú tí rẹ̀ lábí bí lókò tó bẹ̀ 11 14 hours bí 300 ní olùmọ́tò so ibn ọ̀gọ̀dẹ́ mọ́ sọ nípa wọn ó ní kánà ibtida'ul marad bihi fi shawwal thumma kanat wafatuhu fi yawm al-ithnain min akhir ṣe shahr wọ́n sọ bí ó ṣe rẹ̀ wọ́n bọ́ ṣe kú náà níbẹ̀ náà rahimakallah so na ẹ̀hẹ́ eléyìí ni díẹ̀ sókí nípa ìtàn sheikh muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala so bí wọ́n fi ìtàn sheikh ah, ahmed bin yahya an-najmi náà sí bíbẹ̀ so bóyá mo lè bóyá tó bá di ìjókòó wa bóyá ní ọ̀la inṣáàlá mo lè mo kàn lè sáré kọjá lórí ẹ̀ nítorí àsìkò wa but ó kàn ní mo ní láti clear àwọn kìnnìkọ̀ kan nípa sheikh muhammad bin abdul wahhab rahimahullah nínú nǹkan tó gbajúmọ̀ tó mọ́ sọ nípa sheikh ní pé ah, wọ́n gbé ẹ̀sẹ̀ tuntun wá ni

ومن السنة ودليل الحديث ودليل قوله تعالى بس بغير ترى بني وانا mẹ́sìn tuntun wá tó bá kàn mẹ́sìn tuntun wá ni tí ọ̀rọ̀ Ọlọ́run bá tọ̀rọ̀ Ànábì náà máa lò ní kò possible okay mú nǹkan kan wá tó jẹ́ tuntun mọ́ wá gbogbo àwọn ilé iṣẹ́ rí irọ́ àti sọ fún wa tẹ́lẹ̀ yìí pé kí nìdí táwọn àwọn onífẹ́ ẹnu tó máa fi ń parọ́ mọ́ àwọn àfáà sunna àbáwọn tó bá ti ní problem kini ni reason táwọn yẹn máa fi ń lo irọ́ irọ́ ni wípé eni yìí in tó ń pèpè sí òdodo ni àwọn àdámọ́kó òdodo ni ha fẹ́ jẹ́ káwọn yẹn gbọ́n tí ń wí ẹ táwọn yẹn bá dẹ̀ ń jókòó síwájú rẹ̀ tán gbọ́ lẹ́kíọ̀ rẹ̀ yóò ma jẹyọ lára wọn wọ́n mọ̀ pé àà ah, ilé yóò dá bóò láàṣẹ ní jẹ́ káwọn yẹn tẹ̀ kọ́kọ́ jókòó débi kí wọ́n wà á mọ́ mọ̀ta áṣírù pẹ̀lú ẹni yẹn tó kù ní pé ẹja pàtọ́ ma dó wọ́n mọ̀ pé yóò yóò padà tú but kó tó tú náà yóò ti ṣiṣẹ́ yóò ti pẹ́ kódà ibi tí yóò bá dé òdodo lè máa fẹ́ lè bá mọ́ nígbàmí àbíbẹ̀ẹ̀kọ́ ni so ní ìsìnbà èyẹ ti parọ́ bá ìrọ́dẹ̀ mọ́ tètè rìn tẹba parọ́ ní ìsìnbà gbẹgbẹ́ sórí social media yóò ti dé north yóò ti lé dé UK kíákíá báyìí tẹba fẹ́ ṣe clarification pé ah wọ́n parọ́ mọ́ mi báyìí báyìí ni èyẹ mélòó ni ó gbọmọ́ kó tí ọjọ́ pàwọn tán parọ́ àwọn náà lẹ́nu láwùjọ tẹ́lẹ̀ náà àwọn làwọn èèyàn mọ̀ wọn a parọ́ mọ́ wọn kò jẹ́ báyìí àbí kódà kò sàlàyé dọ̀la ó kàn sàlàyé ti ẹdé gbogbo ó súnmọ́ kò mọ́ ìbí tún ní ẹ̀ṣẹ́ mọ́ in that case mú ti lé ẹmù yẹn jìnà sí ọ tó má ti gbọ́ kọ̀ eh àwọn kí ní ayọ́ nínú ẹni wọ́n ṣe fún Sheikh Muhammad bin Abdul Wahab kí lẹ́ lè tẹ́mà fi ń ṣe báyìí tí àwọn Yorùbá ti lè ṣe muqaranatul hujaj mani afá in tó ń ṣe yìí fún wẹ́ẹ̀gì rawa ní Qur'an àti Sunnah tí wọ́n bá ti lè ṣe yìí mọ́ in tó ní ma ń challenge àwọn àfọ́ níbi jàǹgbà náà ni ẹkọ́ ẹ̀rìn wa Kùránì àti súnnà ni o ma sọ pé wèrè kan tó pé wó lè sọ kí ní kan o Kùránì súnnà ni ó gbé wá bí bó gbé wá o ti tánù wọ́n rí pé wo ọ̀daràn lọ́kùnrin àwọn yẹ́dẹ̀ ń gbọ́n ah, kan yé pé àfá ah Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n rí pé eh, àfá àwọn yẹ́ ti ń pọ̀ àwọn yẹ́ ti lọ síbi lẹ́kṣọ́ rẹ̀ wọ́n ti ń pọ̀ àwọn yẹ́ ti ń pọ̀ bí omi ẹja parọ́ ma so that àwọn tàti wà ń bẹ̀yẹn alẹ́mọ́ rí bí yọ ọmọ o àmáwọn tí wọ́n ti lọ kárí bí dè ọmọlẹ́ akụkọ nínú ẹ̀yìn àkọ́kọ́ agbọ́dọ̀ kọ́kọ́ clear yẹn so bàbá ò dẹ́sìn wàhábí alẹ́ orúkọ wọn Muhammad ni bin Abdul Wahhab afá sọ pé kí ló ní tẹ́fì Muhammadiyya Muhammadiyya Muhammadiyya <laughs> Wahhab Wahhab Al-Wahhab ẹ̀tí wọ́n pè wọ́n ní wàhábíyà àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní wípé ọmọ fi ń ti sọ́dọ̀ ṣe rí pé àwọn ẹgbẹ́ èrò orí àwọn terrorist wá àbíbù mọ́ṣíkàsì tí wọ́n sọ dáadáa àwọn Boko Haram yẹ àwọn SIS ni kódò mọ̀ rí nínú tíra ṣe tánmà lálàsí àwọn tẹ́rọ àwọn Khawarij because àwọn Khawarij Boko Haram ò ṣẹ̀ṣẹ̀ wà lé nìyí ìwòrí ẹ̀ ti wà ti pẹ́ látàyé ànẹ́bì ní sallallahu alaihi wasallam àwọn àfáà súnnà dẹ̀ ní kò sí àfáà súnnà kan èyí tí ráfà súnnà kan tí ìbá ṣe pé yóò gbógun ti rọrí ìrọrí Khawarij ìwòrí àwọn Boko Haram ISIS káka mọ pàwọn ẹ̀ lọ́nà ìtọ́ ká mọ bọ́m̀bù wọn ah wọ́n mọ́ sọ gagan débi pé wọ́n sọ pé táwọn bá rí ẹ̀ tí bá lọ síbi sàárè Abdul Qadir al-Jilani tí ń jọ́sẹ̀ fún ìní tí pè bẹ́ẹ̀ ni bàbá ní ìlépẹ̀ lẹ́lẹ́bọ̀ a kọ́kọ́ pé àfá in tó ń ṣe yí ẹbọ ni tàbá tí wọ́n ṣàlàyé fún tán tó bá wá ń ṣe àhà ẹgbẹ́ fún àrẹ ló sọ rẹ̀ délẹ́bọ báwọn àbí bọ̀tá kí bí àwọn àwárí jì ní ó ti ẹ́ ọmọ ya ẹlẹ́bọ ló máa jẹ́ náà ló máa jẹ́ ọmọ ya kèfèrí ló máa jẹ́ kèfèrí ni ló máa jẹ́ àwọn jàbàtí àmọ́ lò dáadáa ọmọ ya ẹlẹ́bọ ló máa jẹ́ jàre ẹlẹ́bọ ló máa jẹ́ sọ́mọ́ fi zọ́nù lẹ́yẹn kéfèrí ni ẹlẹ́ẹ̀kejì tàbí láti clear ni pé wọ́n mọ́ sọ pé sheikh ẹlẹ́ẹ̀kẹta o pé sheikh nǹkan wọ́n rebel against the Ottoman Empire ẹni ẹ̀yìn sọ ní ìṣe pé àwọn Boko Haram kama rebel àwọn ISIS ṣe bí sheikh Muhammad bin Abdul Wahhab náà rebel ni èyí internet láti gbọ́ ní pé bàbá ò rebel bàbá ò kí ń ṣe rárá wọn ò kí ń ṣe khariji Ottoman Empire gangan níbi Islamic Caliphate tó wà ń gbana lóòtọ́ ló Sufi ni Ash'ari ni kòbòrí wọ́n sin àgbákò sáré àwọn sáré Ibn Arabi táwọn yẹn ti gbàgbé àwọn ilé sí lọ wú owó jáde wọ́n bẹ̀rẹ̀ sí máa redecorate à kódà wọ́n máa ń sọ nípa àwọn ọba wọn pé àwọn ọba wọn ní pé ọba wọn kankan sí hajjiri láyé wọn <laughs> wọ́n dẹ̀ máa ṣe ziyarọ̀ sáré Ibn Arabi bí ọdún ni bí festival ní tàbátọ́ èyàn tó ń sọ pé òun lọ ipè òun lọ́lọ́n èyàn tó ní pé ẹlẹ́dẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ Ọlọ́run wà láwọn ẹlẹ́dẹ̀ náà wà má lọ́kànàzírù ìlà ìlàhúnà àwọn kànàzírù àwọn Ọlọ́run wà láwọn náà lọ́wọ́ ni so futuhatul makiyya in bẹ̀m̀bẹ̀ àwọn ọ̀rẹ́ bọ́ yẹn ẹ́ ó ní kanáà tán pè ní tíra méjì kan ló kọ báyìí gíní kan rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ báyìí tó kọ́ ibn arabi alfusul bóyá alfusul alhikam abirun ka báyẹ̀ ṣe tọ́ ọlọ́ni ọlọ́ni jẹ́ rántí so <clears throat> kókó ni wípé ṣékò rebel reason ni pé àfọ́fùgbà kan sí ní abẹ́ khilafa ottomaniye àwọn ottomaniye paya wọn ò rún najd bí nígbàyẹn sharif Makkah àti Madina sharif na mọ́jẹ́ bẹ́ sharif of Makkah àti sharif Madina àwọn sharif yẹ gan wọn ò sí lábẹ́ àwọn ottoman but wọ́n kàn bí pé wọ́n máa ń àwọn wọn lágbára mọ́ títí wọn so wọ́n dìpẹ́ndì lórí Osman kéṣe pé rílì wà lábẹ́ wọn politically àbí even geographically gẹ so ibi ó níbi tí ààlà ìjọba wọn dé Muhammad bin Abdul Wahab kò sí lábẹ́ olórí ẹ bóòlù ṣe fẹ́rẹ́ bẹ́ẹ̀ lábẹ́ olórí tí ò sí lábẹ́ rẹ̀ gangan aslan kò tí èmá yàbí èyàn ò sí lábẹ́ olórí ẹwà lórẹ́bẹ̀lá against olórí tí ò sí lábẹ́ rẹ̀ kò possible na kí ní òkò work so bàbá bẹ̀rẹ̀ dáwà ní bàbá dẹ̀ lọ bá wọn ọba àwọn ọba tán lọ bá nínú eh, àwọn ni Muhammad bin Sa'ud bàbá olórí dẹ̀ gbadáwà ìtàn pọ̀ mẹ́gẹ olórí dẹ̀ gbadáwà olórí dẹ̀ ní pé òun ó protect ẹ mọ́ ṣe dáwà olórí ó yá ọ̀yàn abẹ́ sí mọ́ wá bẹ́ olórí gan ló tẹ̀yẹ tó jọba ń gbàna òun ó jòkó báyìí yóò mọ̀ gbọ́wà sí àwọn yẹn travel láti <laughs> gbàtánpọ̀ àwọn ìlú kéríje kéríje tó wà níbi wọn bẹ̀rẹ̀ sí ní mọ́ bá wọn jà pẹ̀lú ìdá pẹ̀lú àwọn irú nǹkan báyẹn àwọn náà retaliate ó di pé díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́nkọ́ àwọn ìlú tó wà lágbègbè wọn òun ló fọ́ọ̀mù kingdom of Saudi Arabia tẹ́ wọ́n yẹn in tó fọ́ọ̀mù first Saudi state ni yẹn so first Saudi state Sheikh Mohammed bin Saud àwọn ni olórí sàwọn tó jẹ́ àwọn ọmọ wọn náà ń jọba Saudi disin àwọn sheikh Muhammad bin Abdul Wahab àwọn ni wọ́n wà in charge ọ̀rọ̀ àfíẹ́ ẹ̀sìn so tó fi jẹ́gẹ́ dìsìn àwọn ọmọ ọmọ wọn náà jẹ́ bí grand eh, mufti àti àwọn tó wà in charge Islamic àfíẹ́ so ní ìsìnbáyì president mufti báyìí sheikh Abdulaziz ali sheikh ai alu sheikh Muhammad bin Abdul Wahab ó ti báyìí àbí àwọn ni inú àwọn àrọmọ ọdọmọdọmọ bàbá nìyẹn eh, Salman bin sa'ayo eh, bin eh, bishe bin Abdullah ni wani ọba saudi presently inú àwọn àrọmọdọ́mọ sheikh muhammad bin saudi ni ẹ wo iṣẹ́ táwọn ènìyàn ti ṣe kalẹ̀ kí náà fi ṣe asùn ìlú yẹn ẹgbẹ́ta orí jìnà àbí ṣe kò ṣẹ́kù títí ó ṣẹ́kù tó wà ṣẹ́gbà tí ìlú eh ìlú tawhid à nígbà àwọn ìpá àwọn súnfí dẹ̀ ní lọ́nà lọ́báyìí tawhid lọ́báyìí ayọ́ tawhid àwọn àti súnfí òjọ́sí wọ́n wá incite Ottoman against wọn wọ́n finish for Saudi state wọ́n pa àwọn ọmọ Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n pa àwọn ọmọ Sheikh Muhammad bin Saudi wọ́n pa àwọn tọ́pọ̀fà Ọlọ́run tún gbé second Saudi state dìde wọ́n tún finish yẹ Ọlọ́run wá gbé third Saudi state dìde òun ló ṣẹ́kù dè ní yẹ tó bẹ̀rẹ̀ ní early 90s látọ̀dọ̀ Sheikh Abdulaziz Ali Sheikh Ọlọ́run ní jẹ́ wọ́n sì ń plan láti finish yẹ dé ní àmọ́lọ́wọ́ gbà fún wọn so láti bẹ̀rẹ̀ sẹ̀sẹ̀ ayé ìlú tẹ́wọ̀ ní stanpin Saudi yẹn láti bẹ̀rẹ̀ sẹ̀sẹ̀ wọn tawhid náà fi ṣe ìpìlẹ̀ ló fi jẹ́ kó lè láti ríbi wọ́n ogun wọn tẹ́yẹnyẹ ẹ̀sìn náà ń kọ̀wé yẹn ti wọn mo aṣọ ẹ̀nà láàrọ̀ tawhid kódà tó bá lọ sẹ́kú tó lọ primary school èyí tá fi ń kọ́ ìní ìjàgbá ti rókọ̀ ọkọ̀ yẹn ní bon school yẹn tá fi ń kọ́ ìláwọn rosemary kìníkan kìníkan kìníkan of kò sí kọ́dà kọmọ́ṣe máa tó ṣe tawhid

ìgbà náà lọ ìgbà iná èyàn mọ̀ wípé eh ìlú yóò lè dá mọ́ ma yẹn mọ́ rọ́lọ́ síbi sàárè báyìí nìṣẹ́ sàárè ànẹ́bì gan wọ́n sin báyìí náà ní sàárè ànẹ́bì ní Madina wọ́n sin gan bọ̀ àwọn àfá ìbẹ̀rẹ̀ dáwà náà mo igi òkúta anything tó bá ti jẹ́ koriko koríko koriko ní koríko wọ́n sì koríko tó <laughs> so ló fi jẹ́ pé àwọn àfáà tó wá jáfà súnnà lọ́n wọ́n ṣe dáwà yìí bil ikhlas ṣẹ́rí ikhlas mọ́ ní last galaye kìí ṣe pé wọ́n fẹ́ ṣó láyé lè ní báyìí ẹ̀ràn àfáà mi tọ́pọ̀ dẹ̀tán láwọn náà ń pèpè sí súnnà ẹ̀ àwọn èèyàn ń pèpè síra wọn ni sincerely àwọn èèyàn ń pèpè síra wọn ni ẹlòmíì wà politics ló pé àfá oló ṣe gbìyàn àmọ́ ká jókòó ká sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ká má bẹ̀rù páwọn yóò mọ̀ bú wa àbí ká má bẹ̀rù páwọn yóò mọ̀ ṣe kíní kan àwọn ìfẹ́ ṣe mọ́ ìntàwọn àfá ẹ̀dẹ̀ ṣe ní ẹwọ́n tán ṣe tó sẹ́kùdé ni ẹwà wò lùwà báyìí àwọn yóò ṣe dáwà pátipàti rẹ́dàrẹ́dà oníkálùkù kan ṣe gbogbo ẹgbú sí ìgbú gbà tó ṣe pé kò sí ìkìláṣì bẹ̀ tí oníkálùkù ṣe so an bí Allah subhanahu wa ta'ala kó bu ní ìkìláṣì fil qawl wal amal wa fil i'tiqad fa ah, in sha Allah nakifi inda hadha al صلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته